الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكوى الله سبحانه وتعالى أترى لكم كاتب فوان النبي محمد صلى الله عليه وآله وسلم فصل فصل ومن, أسباب ومن أكبر الأسباب لانشراح الصدر وطمأنينته الإكثار من ذكر الله فإن لذلك تأثيرا عجيبا في انشراح الصدر وطمأنينته وزوال همه وغمه قال تعالى ألا بذكر الله تطمئن القلوب ní tẹ̀síwájú lórí àwọn àlàyé lórí báwo ni yẹn ṣe fẹ́ rí ìgbésí ayé tí ó dùn báwo ni yẹn ṣe fẹ́ rí gbé àwọn kàtà wá ń ṣàlàyé lọ́wọ́ ni pé àwọn nǹkan tí yẹn máa ń ṣe tí ọkàn yẹn máa fi ń tutù tọ́kàn yẹn máa fi ń balẹ̀ wọ́n ní pé nínú àwọn nǹkan tó tóbi jù tí fi ń wà ní inú ìtutù àti àlàáfíà oníkéyàn pọ̀ lẹ́ni tí ó máa rántí Ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní ìdí wípé ìṣèrántí Ọlọ́run ọba ó ní orípa tó ma ń jọni lójú orípa tó ma ń jọni lójú tí ó rí pé ah subhanallah lórí pé bí ọkàn ṣe ma ń túká àti bí ọkàn ṣe ma ń wà ní ìtútù àti ó dẹ̀ ní orípa tó ma ń ní lórí bó ṣe ma ń zálà gọ́mù àti ahamu ìbànújẹ́ àti wàhálà àti ìdàmú lọ́lọ́bì ala bi dhikrillahi tatma'innul qulub sí kìkí ń ṣe pẹ̀lú ìrántí Ọlọ́run ọba ní ọkàn ayé pẹ̀lú ìrántí ọlọ́run ọba ní ọkàn fi máa ń balẹ̀ falidhikrillahi atharun adhimun fi husuli hadha al-matlub li khasiyatihi wa lima yarjuhu al-abd min thawabihi wa ajrihi wọ́n ni ṣewárí ìrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní orípa tó wà ajib tó máa jọ tó azim tó tóbi gan lórí bí yẹn ṣe máa ń débi irú pòyí bí ọkùnrin ṣe máa ń balẹ̀ so ìtumọ̀ dhikrullah òun náà dẹ̀ ní wípé kó jẹ́ pé gbogbo tí ìbá máa ṣe kí ẹ̀mà sí nítorí Ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn kí ẹ̀mà rántí Ọlọ́run ọba lóòrèkóòrè la yazalu lisanuka ratban min dhikrillah kí ẹ̀mà jẹ́ kẹnu yẹn kó dá lẹ́yìn tí ìrántí Ọlọ́run náà ni bí yẹn ṣe ń lọ mọ́ ń lọ láti léwá sí mẹ́ṣálásí kí ẹ mẹ́ṣe subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar ìrìn tí ọlọ́wọ́ bá ní ibiṣẹ́ tí yẹn wà bí yẹn ṣe wà ń biṣẹ́ èyàn lè wà ń biṣẹ́ kẹ́ni ọmọ move subhanallah subhanallah subhanallah alhamdulillah allahu akbar astaghfirullah la ilaha illallah àbí kí ẹ mẹ́ṣe mọ̀rọ́jà Qur'an bí yẹn ṣe wà ń biṣẹ́ kí kíní ó ní ta'thirun ajib orípa tó jọ tí ma ń jọni lójú kan níbi pé kí ẹ̀rú mọ́mọ̀ bàyàn kí ẹ̀kà mọ́mọ̀ ní àwọn wàhálà ìdàmú àwọn homom àti gomom àwọn tó ma ń dàmú ọkàn tọ́kàn yóò ma gbìyàn tọ́kàn yóò ma ṣe bákanbákan wa kadhalika at-tahadduth bi ni'amillahi níta àti nínú kíyàn máa sọ kíyàn án sọ fa inna ma'rifataha wa tahadduth biha yadfa'u Allahu bihi yadfa'u Allahu bihi al-hamma wal gham idinu we kíyàn máa sọ olo ma fin ti ìbànújẹ́ kò fún yẹn ya alhamdulillah a kódà nǹkan bá lọ́lọ́n ti ṣe fún mi alhamdulillah kíyàn máa sọ kí n ṣe pé yẹn sọ ala wajhi pé yẹn fi ń si mọ́tòmọ́tò lórí ẹ̀rọ yẹn àbí ẹ̀fin fi àwọn èèyàn tí wọn ò ní orú ẹ̀ sí ẹ̀yẹ rárá èèyàn ń sọ ní ojúpọ̀nà kíni ojúpọ̀nà ìdúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa hùtù al'abda alẹ́ṣùkiri shukri alladhi huwa arfa'u al wa a'laha hatta walau kana al'abdu fi halati faqrin aw maradin aw min anwa'i al fa innahu idha qabala bayna ni'ami alayhi allati yuhsa laha التي لا يحصى لها عد ولا حساب وبينما أصابه من مكروه لم يكن للمكروه إلى النعم نسبة wọ́n ni kódà tí ẹrú bá wà ní àsìkò ikú bóyá ó ní rí ìnira lọ́wọ́ bóyá àárẹ̀ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ní kó ń sì wo rírí ọlọ́run ọba tí ò ṣe kà tó wà lọ́rùn òun tó bá fẹ́ fi kọ̀mpíà rẹ̀ pẹ̀lú àdẹ́wò tó ń bá pòó lọ́wọ́ yóò rí pé méjèèjì ò ti ẹ̀ gbéṣẹ́gbé ara wọn kó jẹ́ kí bóyá oúnjẹ ìyà lọ́wọ́ ó wà nínú àdánwò ó wà nínú ààrẹ ó wà nínú òṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wá gbé sẹ́gbẹ̀ oríire tó ń rí àti àwọn niam àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún nínú ìdẹ̀kùn nínú ìdẹ̀ tó bá wò sí kò bá cancer kó third level cancer bí òun rẹ̀ máa kò sí anything kó dàkẹ́ ti fún ní déètì pé jọba cancer àti ẹ̀tì worst dé tó bá tún gbé sẹ́gbẹ̀ àwọn niam Ọlọ́run ọba yóò rí pé kò tún bá بل المكروه والمصائب إذا ابتلى الله بها العبد وأدى فيها وظيفة الصبر والرضا والتسليم هانت وطأتها kódà wọ́n ní ìbànújẹ́ àwọn àjálù tọ́lọ̀n bá fi ṣe àdánwò fún ẹrú tí ẹrú bá wá ṣe tó yẹ kó ṣe ń bìbẹ̀ ní kí ló yẹ kó ṣe sùúrù ìyọ́nú sí tọ́lọ̀ ṣe fún àti ìjúpájú sẹ́rẹ̀ pẹ́tọ́ ọwọ́lọ́bà ní gbogbo ẹwà kíní yóò dẹ̀ yẹpẹrẹ síwájú ẹrú ẹ̀ kò sí bá ìṣẹ̀yẹn ṣe wọ́ọ̀sì tó yóò dẹ̀ yẹpẹrẹ síwájú ẹ̀ ilẹ̀ kò ní lọ fáà lójú ẹ̀mẹ́gbà kíní náà wa khaffat mu'natuha ìwúwo rẹ̀ ó sì fúyẹ́ lọ níwájú rẹ̀ pé àdéhùn tọ́lọ̀ ma fi ṣe ẹ̀nà ni kò sí kankan bí wà láàbá dẹ̀ sí pọ̀ tó bẹ́ẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ náà sí pọ̀ tó wàtàábùdù lillahi bil qiyami bí wadhifati sabr wa gbọ́dọ̀ yíò a rí pé nínú ìjọsìn mú ń sin lọ́n lọ́wọ́ báyìí ni pẹ̀lú pé kíni pẹ̀lú sùúrù àìsàn ṣe mí wàhálà ṣe mí mo dẹ̀ ní sùúrù mo wà nínú ìjọsìn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ̀bùrìbọ̀ yóò dẹ̀ mọ̀ yọnú sí yóò mọ̀ sin lọ́n pẹ̀lú sùúrù àti yọnú sí tọ́lọ̀ bá ṣe mo wà nínú òsì lọ́wọ́ báyìí kò ìrìn kẹkẹn gbogbo ọ̀nà tí mo ti mọ́ ró tẹ́lẹ̀ sí di pán yóò ha rí pé òkè táàmù jọ́sìn mo wà yínú kí ni jọ́sìn tí ma ṣe fọ́lọ̀ wà asọ́bùrù sùúrù wà búrídọ̀ ìyọnú ọlọ́wà wà tẹ̀sílẹ̀m wọ́n ni hmm. Allah akbar wọ́n ní ẹwọ́ wà fi yad'ul ashiya al-mabruha halawa yóò wà sọ kí ní ẹ̀dì bí adùn ìjọsìn fún ọlọ́ọ̀bá yóò ti mọ̀ rí adùn bẹ̀ adùn yẹn ni ó àfi gbàgbé kíkòrò ìbànújẹ́ tó wà wájú rẹ̀ àìsàn ṣe mí ah, àìsàn ara ní mí gbogbo bí yóò àbí sọ́bùrù yóò àmọ́ ṣe sùúrù yóò wá bí ìyọnú yóò tún wá máa rí adùn níbi sọ́bùrù níbi sùúrù yẹn tí ní ràìbá tó ti fẹ́ wá dé ah yóò ní òkè alhamdulillah la ilaha illallah subhanallah la hawla wala quwwata illa billah yóò tún wá máa rí adùn ọgbọ̀mí adùn títí wọ́n rí níbi bí ṣe ń ṣe sùúrù yẹn bí ṣe fi ń jọ́sìn fọ́lọ̀run yẹn yóò padà wá gajú kíkò tó bá gbogbo yóò rí níbi ìkejì lọ jílárọ̀ ìyàwó wà nílé ọmọ wà nílé kò sí tá alhamdulillah ó tún jáde yóò tún jáde pẹ̀lú dùnnú pẹ̀lú pé òkè jẹ lọ wá táwọn èèyàn mi ó jẹ tí ò bá tún rí anything náà yóò tún dé pẹ̀lú pé alhamdulillah náà tún ni òkè kò tún sí anything àbí yóò yóò máa rí ẹ̀dùn níbi ìṣe sùúrù lórí pé bọ́lọ̀ ń ṣe tónù ṣe bá jẹun lánàá ṣe bá jẹun jẹta tí ò bá sí kankan lé ní ma khalas bọ́lọ̀ ń ṣe kọ́ náà nìyẹn kò wá ní ṣòkò kí ni yóò wá yẹ pẹ̀rẹ níwájú ẹbá pé gbígbé kankan òṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ yóò ti máa rí adùn níbi ìjọsìn fún Ọlọ́run ọba tó bá tún wá ló jẹ́ tó bá ló jẹ́ kí mú mi ní tó ni kò like kò ní ìjọ ayọ̀pọ̀ rá kò dẹ̀ ní kọjá àlà nǹkan tó ti délé ní ah, àtọ́ alhamdulillah tó ní ọ̀yá ọ̀yá bá tó ṣe na sọ́nà tó dáta ní na sọ́nà haram wa min anfa'il ashiya fi hadha al-mawdi' isti'malu ma arshada ilayhi an-nabiy sallallahu alayhi wa sallam في الحديث الصحيح حيث قال nínú àwọn nǹkan tó wá ṣàǹfààní jù ní ayé ní ojúpọ̀nà tá wà ibi ọ̀rọ̀ tá ń ṣàlàyé lọ yìí ó ní ká lo tán Nabi sallallahu alaihi wasallam tí wọ́n tọ́ wa ní kàsí tán júwe rẹ̀ fún wa níbi ọ̀rọ̀ wọn pé unduru ila man huwa asfala minkum máa wo àwọn tó bá wà tán bá kéré sí ọ wala tanduru ila man huwa fawqakum ẹ má wo àwọn tó ga jù yín lọ wo level ara rẹ̀ wá wò pé àwọn kan wà ah, ìlú náà rí gbogbo tó máa lọ lọ lóṣù ìlú náà rí má wò pé ní ìsinmi àmì ah, ìwà roma wẹ́yìn ah ó ti rí 10 million lóṣù rí náà ó ti rí 2 million àwọn ẹlòmí ò rí ju 40k lórí kódẹ̀ ẹlòmí tó bá jọ oṣù méjì pọ̀ tó bá ní ẹ̀dá kẹmẹ́ bá ń san oṣù méjì pọ̀ ó lè mọ́ 200,000 naira ìwọ sì ti rí rí 500 1 million 10 million bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá di ní ìsinmi báyìí owó wá pọ̀ mọ́ bóyọ̀ wá rí ju bí 100 300 lọ́mọ àwọn ń bínú bá ah, ah, ọwọ́n ah. wò kọ́ àwọn kan wà sí báwọn kan náà rí 100 million yẹn ó sì wà wọn kan tó ṣe pé wọ̀lẹ́ tẹ́yìn bá wù àwọn ẹlòmí ayé ó sì yẹpẹrẹ lójú rẹ̀ ọgbà wọ̀lẹ́ olówó ni mí mò ń gbádùn bí tó bá wọ hálà àwọn ẹlòmí yìí tí ma ń ṣe wá wọn ni pé ojú ọmọ wà lókè báyìí ojú èyí ń wálẹ̀ ẹni tó jùlọ bá dẹ̀ ma lókè kò ní ní tàwádọ́rùn kò ní yẹpẹrẹ rẹ̀ fọ́lọ́wọ́ eh <laughs> ìyà láwọn yẹn jẹ lójú wọ́n jẹ lójú pálí like ocl ìyà náà jẹ bí wọ́n jẹ lẹ́kọ̀ọ́kan àwọn ilé ń jẹ ocs lójoojúmọ́ tí wọ́n ni tó bá wà wọ́n ilé alámọ̀rí tí ó sì fúyẹ́ ọ̀rọ̀ ìkódà ìkẹ́kọ̀ ò sé mí wallahi uksim la ilaha ghayru mo fi ọlọ́ọ̀bá tó dá mi tẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo tí ẹ bá jòkó fún àyàn tó bá jòkó tó bá wà sí sí àpẹ̀lú ara rẹ̀ ó rí pé ah alhamdulillah wallahi tó sọ ní alhamdulillah èyí ní sọ̀rọ̀ ma alhamdulillah nìkan níkan sọ tó bá jẹ́ ohun tí ma ń dúpẹ́ o ṣẹ́dàkùn fa innal abd ok kọmọ wọn tó wà nísàlẹ̀ kọmọ wọn tó wà lókè yóò máa jẹ́ kó máa rí bí dúpẹ́ orí Ọlọ́run bàtọ́ ẹwẹ́ ẹwẹ́ tàbí example ní ìsinmi báyìí 100,000 naira àbí 300,000 ká ní 300,000 lóṣù ọ̀nígbà kò sí much wà wà wọn kan tó pé àwọn orí jù 10,000 lóṣù lọ́gbẹ́ eh tàbí bí mi ò rí bí manage 300,000 ó fẹ́ ó lè díẹ̀ bó lè lè oṣù wọ́n manage 10,000 naira wọn náà dẹ̀ family olóma ọwà rí ààrẹ pé eh Ọlọ́run mo dúpẹ́ o alhamdulillah ọkọ̀ fẹ́ máa ṣe kèfèrí tẹ́lẹ̀ pé Ọlọ́run ṣe kèfèrí mo fẹ́ dúpẹ́ ni àmọ́ tó bá ń gbọ́ ẹni tó wà lókè pé 10 million naira lílé ń gbà lóṣù àá ìyà ń jẹ ìmí fa ẹni tí wọ́n ń gba 10,000 lóṣù yẹn náà òun náà gbọ́dọ̀ tún wá wókè ìsàlẹ̀ lóògbọ́dọ̀ tún wáwò ẹlòmí 1,000 naira lóun rí tí ẹ bọ́bá ṣe wá ń wó sàlẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ tó wà ń sàlẹ̀ sí kò sí bọ́ ṣe lè wà ń sàlẹ̀ tó ìwọ́kọ́ lọ wà ń last ọ tù ráwọn tán tó wà ń sàlẹ̀ pátápátá pé ẹ̀ẹ́ ọ̀rọ̀ ìlúmí tán lè lórí minus negative tí negative wọn tó ti high honestly

kan jòkó kan wó sincerely without a blocked or blur vision wó kí ní ẹ̀ e clearly mọ́jẹ̀ ó blur mọ́jẹ̀ ó dá ara ha Allah ah èmi nìyà ń jẹ jùláyé ara wó kí ní ẹ̀ e clearly ọ rí pé ìwọ tó bẹ́tà ju kathiran minal khalq ju ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìdàmù mahama balagot bihi al hal kò sí bí ọ̀rẹ́ sí lè worst tó ọ bẹ́tà ju àwọn ẹ̀kọ́ fayezulu kọlákùhù wà hàmùhù wà rọmùhù látara bẹ́ ìwàhálà ìdàmú ọkàn àti gbogbo ìkó rẹni sí rẹ̀wẹ̀sì títí ń bá nínú ọkàn tẹ́lẹ̀ kí ní gbogbo kí ní ó gbọ́ndàdù lẹ́ẹ̀kan náà wà yazdadu sururuhu wà rtibatuhu bi ó fẹ́ lè díẹ̀ ní kí ló lè díẹ̀ tàà dúpẹ́ fọ́lọ́hun kí ló lè dúpẹ́ fọ́lọ́hun bá kúlì alhamdulillah so ìdùnnú ló wá pọ̀ kódà kò ní ṣògbẹ́ bí kẹ́ni ti ṣẹlẹ̀ ah, àfáyé kò mí nẹ̀ nífin náà kódà ni ó tún wá lékún níjọsìn fọ́lọ́hun yóò gbé wo táìmù tún ní fún wọ́n ni wọ́n ni fàákọ̀ fi ha gọ́yọ̀rọ̀hù mímọ̀n huwa dúnàhù fi ha yí o ní fún alá ọ̀pọ̀lọpọ̀ nínú àtọ́ ìgbọ́n wà lábẹ̀ yóò là wọ́n lọ wa kullama tala ta'ammulul abdi bi ni'amillahi zahira wal ilé eh, ilé ah, tó ń jòkó tó ń ta amala tó ronú ìjọ́ òrò rẹ̀ mí last náà jẹ́ tó rẹ̀mí láti gan oríkà ń náà ni lẹ́yìn èyí mo sì mẹ́nìkan táàrẹ jọ bẹ̀rẹ̀ pẹ̀lú wa ń gbà yẹn di sin six months ago ó sì wà lọ sí tún ti ẹ̀dì sin àdìníyà ti wà dùnìyàwó tó bá ra'a rabbahu qad a'tahu khayran kathira yóò rí pọ́lọ́ ọba ti fún ní oríire tó pọ̀ gẹ́ pé wàdáfà ánúhò ṣòro ọlùmọ̀ta àdídà ọlọ́ọ̀bá ti protect mi ó ti sọ mi kò níbi àwọn aburú tó pọ̀ wàlá ṣakka anna hadha yadfa'u al-humuma wal-ghumuma wa yujibu al-farha was-surura kò wá sí yìí méjì wípé lẹ́yìn kọ́ ìdùnnú náà ma ìdùnnú ẹni ma fa ìdúpẹ́ fún ọlọ́bà alexander ṣe ó ti yé báyìí àbí so ẹ̀dá kẹjẹ ká tún dún bí kára mọ́mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ìta fi parí síra tí àwọn òjú tẹ́yọ ká lọ́jọ́ ká lọ́jọ́ méjìlá lọ́jọ́ mẹ́ta àmọ́ gba ń tó ẹ kára mọ́ ká kínkínkín ká ma mú mi sí ká tún mú díẹ̀ ká tún mú mi sí ìdí ni pé púpọ̀ nú àwọn káwàá rí pé kó wá jẹ́ pé ní ìgbà sí jí láàrẹ̀ mọ́sálásí tó lé níbi 3,000 náà ti ń tírítẹ̀ láàrẹ̀ ìbá èyí májì ká ní mọ́sálásí tó lé 3,000 láwọn àfáà gidi wallahi ìṣòro sì tán láwùjọ àwọn mọ́sálásí láàrẹ̀ gbogbo wàhálà gbogbo tí ma ń kó wàhálà sí ẹ̀lẹ́mì olàlùmí ti bẹ̀rẹ̀ láàrẹ̀ báyìí ah ìwọ́tọ̀ wá ti lówó ọ̀jẹ́ mọ́ tọ́ se kọmọ́ kú lólósì àfáà ní sẹ́wà sí wọn nílé ọlọ́ọ̀bá ní ìsinsí táwọn èèyàn pọ̀ tán gbọ́ gbogbo àdúgbò ẹni tó fẹ́ jí lọ́bí sẹ́ láàárọ̀ kí ọkọ́ mọ̀gún ní pé eh, bó ní ó yẹ kó tó wá gbọ́ wà sí láàárọ̀ wà sí ni ó lò ní ibiṣẹ́ ẹ̀tẹ̀ níbáhùn tó bá dé ibiṣẹ́ láàárọ̀ tẹ́nìkan bá nípa ah, àfáàwọ̀ ajájọ́ ṣe scope kan báyìí rán ah, mo gbọ́ láàárọ̀ yìí ah, mi ò ṣe scope kò àfáàkù ẹmọ̀já ṣe scope kò need wà sí òní ṣe iṣẹ́ láàrẹ̀ àmẹ́ tó jẹ́ ní eré fún ààrẹ ẹni gidi ọwágbọ́lá tàfà ń sọ láàárọ̀ pé à ah, ẹ̀ pé àfà wà ní àwọn yóò mọ̀ wà fà lókè báyìí pé eh àfà tó wà lókè tí wá díẹ̀ àfà ni wọ́n sọ fún wa pé wo wọ́gbọ́ndá sọ́rọ̀ ara rẹ̀ o kódà àfà tó ń fi rẹ̀ ṣe example aburú àfà kan sọ̀rọ̀ kan mo gbọ́wà sí mo wá wù báyìí mo wá ìmájì pé kọ́ ikú bí yíò tí láǹfàní àti gbọ́ ẹni tí yẹn ní ẹ̀sìn ọlọ́ọ̀bá bóòlì ó ṣe máa live pẹ̀lú àwọn àfáà wèrè láwùjọ ẹwọ́n tàfà yẹn sọ ní ah gíní òun lọ sẹ̀sá mú rẹ obìnrin kẹta fẹjọ wọlé ló sọ pé ẹwọ́ ìyá àjọ máa ṣe expo ní o like wọ́n ah, pè like normal kò bá mú lúwà gan mú in tó kí bí a káàtì wá nípa ó sí pé àfáà ni ọwá sí bí a ṣe ìtọ́nu káwọn náà mọ́kọ́lá kan bì kan ni kò sí ẹni tí ṣètọ́nù lè ká mọ́kọ́nà sẹ́ntì ẹni tó máa ń sọ fún ni wọ́n sọ fáwọn ìyẹ̀pà nílò pé nípa pé àwọ ayé ọmọ jọ síbẹ̀ náà ni o bẹ́ẹ̀ kọ́ eh, imam Layth bin Sa'd rahimahullah wọ́n máa ń sọ fún imam Malik imam Malik ni wọ́n kọ́wìn ní masalasi ní Muhammad sallallahu alaihi wasallam ní Madina Imam Malik kú ní 197 years after hijira 1447 làbáyé so wọ́n ti yóò ti wọ́n bí 1200 akíníkà years ago lọ́wọ́ tí mo ń sọ fún yín Imam Layth bin Sa'd wọ́n sọ fún pé ẹ dákun gbèsè tẹ́ bá jẹ lọ́dún ẹkọ fún mi yín gbogbo tẹ́bà ẹ dákun Imam Malik ẹ mọ́ kò mọ́sálásí Ọlọ́run kí nìdí Imam Layth ń sọ yí pé tó ń pé àfà làwọn náà o àmá wọ́n ń tajà wọ́n ní business wọ́n ń ta aṣọ inú àwọn atẹ́pẹ́ wọ́n tí business wọ́n lọ sókè gẹ̀ẹ́ni àfádẹ̀ làwọn náà kódà àfá mi sọ pé wọ́n mọ́ kéjù mẹ́mọ́ alìkì gẹ̀ẹ́ tó lọ ha ní kí ó sẹ́mọ̀ pé èyí tó pẹ́yìn wà mọ́sálásí tẹ́ àwọn ọ̀dọ́ ní òun làwá fi rọ́jà tàdádá ní ṣọ́bù báwọn ọ̀dọ́ bá ti níbi tán ti gbọ́rọ̀ ọ̀rẹ́ mọ́ ọ̀rọ̀ gidi wáàsí gidi wọn ní jẹ́ káwà gẹta wà ń ṣọ́bù ọgbádùn ẹwùlì ní báyìí àwọn kan lẹ́njẹ́lẹ́njẹ́ kan mélòó kan wọ́n kà kóra wọn jọ báyìí wọ́n lè ẹ̀ẹ́ àlọ́mọ onílẹ̀ ọ̀yá ẹ̀kọ́ wá ah, ẹgbó rẹ̀ dẹ̀fà àfáàmì lórí sọ fún pé ah, kódò lè mọ́ sọ wá sí pé ẹwọ́ ẹmọ fáwọn guys ẹfáwọn boys náà lẹ́tọ̀ wọn ẹwù tẹ́láyì àwọn òdó tó ẹ káwàbọ̀ sí mọ́ wá sí mọ́sálásí kan wá jòkó wọ́n ti wọ́n súnkọ́tù yà sí fún pé a máa ha wọ́n ti wọ́n fún pé in tó hà lè nínú ọ̀ lè rí atọ́kù pọ́síbù ìgbà tó wà ara yẹ lọ dàlúrin ẹ̀ kò sáyè mọ́ látara bẹ́ẹ̀ kò ní sí ọ̀dọ́ tálò fún táùtù mọ́ àwọn ọ̀dọ́ tọ́lọ ma so tó máa sọ fún pé threat ni wá fáwùjọ yìí wọ́n ń pè wọ́n Boko Haram irọ́ náà ń pa sórí wọ́n mọ̀ pé threat ni wá lóòtọ́ reality ni because àwọn nǹkan tẹ́ yóò fi sàbúrú ni nígbà ọ̀rọ̀ gidi tó ẹ kíyàn gbọ́ ọ̀rọ̀ dodo náà lè yóò sọ kí yóò ká jòkó yóò máa sẹ́kìlẹ̀ ní abẹ́ bíbí kí ẹ̀kà tún mẹ́ṣẹ̀ point kan kí tó máa lọ ẹ̀dàkùn wọ́n ní pé ó sẹ́wọ́ ti gbá bẹ́ẹ̀ ni ẹmẹ́bìnú

àfáà ma ń ṣe tí wọ́n nàkọ́lá kúfúrú ọ̀rọ̀ tẹ́nìkan sọ tẹ́lì pẹ́pẹ́ ẹni ló sọ̀rọ̀ yìí àfáà nàkọ́lá ọ̀rọ̀ Ibn Arabi tó ní kí al-abdu rabbu wa rabbu abdu ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ yẹn a máa fà kó so abẹ́ bẹ́ẹ̀lá náà ti fẹ́ mórí wa ọkùnrin kan sọ̀rọ̀ lánàá ní orí mọ́kànrí níjẹ tàbí jò ní nínú ọrú ọ̀rọ̀ tàà sọ iná kíyàn sọ àwọn èèyàn di aláburú kíyàn ní àfá lòun àfá tó yẹ kó máa ṣe wà sí pé báwọn yóò ṣe kó nú aburú ibi tó bá jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tàfà náà kó náà lọ máa mójútó ibi tó bá ti yẹ kó máa mójútó ká máa ṣe yún ká máa sọ àwọn èèyàn dáláburú àfá ń sọ fáwọn èèyàn pé ẹni tí bá ń parọ́ ó kọ lọ́dọ̀ Ọlọ́run ni o la hawla wala quwwata illa billah ẹni tó bá mẹ́pẹ̀ iṣẹ́ ọ̀dọ́lọ̀ ló ti kọ́ ẹwọ́rú ẹwọ́rú lẹ́fù tí yíò dé nínú iṣẹ́ kèfèrí pẹ̀lú Ọlọ́run àti nínú ìṣà ìgbàgbọ́ pé èyàn ó tọ́ka lórí àìnígbàgbọ́ yẹn pé bí tí kèfèrí yẹn ti dé kí ẹ̀ tó lọ sọ ọ̀rọ̀ ó dẹ̀ sọ pé ènìyàn tún wọ́sì ju àwọn Yahudi àwọn jírat àwọn Christian gan lọ ó tún wọ́sì ju àwọn olóòsà lọ níbi ìṣòsà níbi iṣẹ́ kèfèrí àìnígbàgbọ́ Ọlọ́run torí bóòlọ́sọ Ọlọ́run sọ fún wa wípé òun ò fẹ́ kẹ́ ṣàbúrú mọ́ ìwọ́n ní ọ̀dọ́ ọlọ́run láti ń kọ́ búrú àbẹ́ ah, ẹ̀gbọ́n tí mo ń sọ yìí ni kí ni kọ́kẹ̀ kí ni sọ Kùránì hudan linnas ìmọ̀nà ìmọ̀nà ní Kùránì náà fáwọn èèyàn náà ah, kí ẹ̀wà aláfàlù wọ́n sọ fi ń pé kò sí tó bá lè ṣe ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ló ti kọ ọlọ́run ló ní ọ sí ọ̀nà méjì ni ọ̀nà méjì ni tó súnmọ́ kẹ́ nìyẹn máa sọ àkọ́kọ́ o ní pé ẹniyẹ kò nígbàgbọ́ ó kó sí àkídà àwọn jàbúríyà àwọn tó máa ń kílè mi pé ọlọ́run ọba ló ń fọ́ sí wa sí ta ń ṣe láyé wọ́n ni bá kẹsẹ̀ láyé adàbí fífí atẹ́gùn rírọ̀ òjò ihò tí irúgbìn ìrùnlẹ̀lẹ̀ sísan omi tó ṣe pọ́lọ̀ bá ní darí ẹ̀ so àwa náà bá ṣe rí ní àkídà yẹn rọ́n gẹ̀ẹ́ believe musulmi o ní pé tí musulmi ẹkọ́ ní o ní al-iwatu mina bil qadari khayrihi wa sharrihi nínú àwọn six pillars of faith gẹ́ bá ṣe máa ń kọ àwọn òpó yí máa ní mẹ́fà oníkọ̀ nígbàgbọ́ ní kọ́dárì ọlọ́ọ̀bá nímọ̀ nípa tó ṣẹlẹ̀ àmọ́ ọlọ́ọ̀bá kọ́ ló fọ́ọ̀sì wá sí ọlọ́run nímọ̀ nípa tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́mọ̀ pé kódà tí ò ṣẹlẹ̀ àbí tí ò ní ṣẹlẹ̀ tí ó bá ṣẹlẹ̀ bóòlù ó ṣe ṣẹlẹ̀ àmọ́ ló wá ń fọ́síwáṣí ọlọ́run ò fọ́síwáṣí anything lọ́nà fi ní pé liman sha'a minkum an yastaqim ẹn tó bá wù ní kò ní istiqam àwa náà ní màṣíyà àmọ́ màṣíyà wa ń bẹ̀rẹ̀ bẹ̀ màṣíyà ọlọ́run wa ma tasha'una illa an yasha Allahu a ní free right free will wa hadaynahu an-najdayn ọlọ́run lára fi tọ́ka ọ̀nà méjèèjì orí ọ̀tún orí òsì ó ti rí méjèèjì àbí imma shakira wa imma kafura ìtumọ̀ ní pé ó lè choose pé ok ìwọ́ tó ń sàbúrútọ lọ́lọ́ ọ̀n sàbú ẹgbà afá dáadáa tó ẹkọ́ sí ní dáadáa ọwá rí dáadáa yẹn lè bí dáadáa lóòtọ́ nígbà kí ni ọlọ́ni fọ́sì bí sàbúrí rárá sílé ìnàkọ́ ọlọ́ni fọ́sì ẹ̀nà náà tó bá gbé ọtí dání ọ lè mú ọ̀sìlẹ́mọ̀ mú bẹ́ẹ̀dà ibẹ̀ kọ́ ó kílẹ̀ náà ọ lè mú ọ̀sìlẹ́mọ̀ mú sọ́wàá mú àbí sọ́ọ̀ ní mú ọlọ́ọ̀bá ti nímọ̀ pàrẹ̀ tí pẹ̀tìpẹ̀ kó tó dá ọgá because Ọlọ́run nímọ̀ nípa everything tí ó ṣẹlẹ̀ but ìwọ gẹ́gẹ́ fún ààrẹ ní wíìlì pé òkè sọ mú àbọ̀ ní mú ẹlẹ́ẹ̀kìdì tó súnmọ́ tí ọkùnrin aláìgbàgbọ́ yẹn ń sọ òun ni wípé bóyá tó ń kìkì sí ni wahdatul wujud ìkègbò ẹ̀páwọn sún fígbà kí gbogbo tí ń bẹ láyé gbogbo everything Ọlọ́run ni gbogbo nǹkan tí ń bẹ tẹ́yẹnyẹ àkídà yìí ẹ̀dá fúgbólẹ̀ ẹ̀sìn ọkọlọ kí n tí wọ́n fi àájú microphone níbẹ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn ṣúfì hulul tó máa fẹ́ takò kọmọ bọ̀wá á sì fún ọnú tíra wọn alhulul alitihad so ìgbàgbọ́ wọn ni wahdatul gbogbo tó exist like a, eh, a single existence kan ni gbogbo tó wà láyé tẹ́ ń wòye so ló jẹ́ pé ní Ibn Arabi àtọ́í al-Kafir ó ń sọ wípé kò sí àwọn kọ́ọ̀mù náà wọn kò sí kankan muwahiduna ni wọn àwọn kọ́ọ̀mù náà tọ́lọ̀ sọ ní Qur'an kadhabat kọ́ọ̀mù náà hẹ́ni oníwára mùsùlùmí mùmìnì ni wọn a wọ́n ń sin gí abọ́gibọ̀pọ̀ níwọ̀n ẹ eh, igi tẹ́ǹsì sí ń ṣe ipò náà lọ́lọ́run ni ibn arabi ni pé wamal kalbu wamal khanaziru illa ila ohun kí láwọn ajá àbáwọn ẹlẹ́dẹ̀ tí è bá ń ṣe pé ọlọ́run àwọn ni wọ́n ibn arabi ló sọ bẹ́ẹ̀ bá súfì ni àwọn súfì fẹ́ràn rẹ̀ bí bóyá gbogbo ṣe tẹ́lẹ́dẹ̀ ní ìsìn gan kódà so ẹ̀dẹ́kẹ̀dẹ́ sọ́ra kákẹ́kọ̀ọ́ nípa àkídà ìsìlàmíyà kamọ̀tàbà ma gbọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà nípa ọ̀rọ̀ ẹlẹ́lẹ́dẹ̀ dé yìí ma tẹ̀lẹ́dẹ̀ káàkiri ma ṣe everything oníkálùkù dẹ̀ ń wù wọ́lá àwọn mi ọmọ mùsùlùmí náà fi síbẹ̀ nígbà wọn ta ọmọ mùsùlùmí ìyá ìyá wà ń bẹ̀ òní olùjáàbù christian wá lọ church ó wá fi ẹlẹ́dẹ̀ sọ mùsùlùmí mùsùlùmí wá bá ń tẹ́lẹ́dẹ̀ mùsùlùmí tí wọ́n ń sọ fẹ́ pa alábáńdọ́síbẹ̀ wọ́n lọ church ni ẹgbò bí tí mùsùlùmí ẹgbù tí ó ń jẹ́ tẹ́yẹ pẹ̀rẹ mùsùlùmí délé mùsùlùmí ò ní kí ní mẹ́kẹ́ ah mùsùlùmí ni mínà ẹsẹ̀ lẹ́fẹ́ lẹ́dẹ̀ lọ́mí àti ẹwùlẹ̀ ní bọ́ndìrì mọ́ ẹ padà ti fẹ́ dìbí àwọn kírísítẹ́nì ẹ̀ náà bẹ́lẹ́dẹ̀ se kílẹ̀ tó nínú bíbélì pé àrámù ni wàláì Paul sì jẹ́ orin pé kò sí tó ṣe ó kì mọ́ wọ́n wọ́n sọ pé nígbàtí Jésù tó lé àwọn ẹ̀mí òkùnkùn abọ́ ti gbàgbé ni sọ ti gbàgbé ni ṣe pásọ̀ yẹ ìkà fún yìí rẹ̀ gbàtí Jésù lé àwọn ẹ̀mí òkùnkùn ara kí ló lé wọn sí ara ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ní fi jẹ lé ní ah ẹ̀ ń jẹ ẹni ẹlẹ́dẹ̀ tó wá fẹ́ dín àfikán tó fi ògógóró sí kò ní dín ó tún ní kí ní kan pupa kan mẹ́ta màbí onímọ̀ fi ń pọ́n lọ́wọ́ ọmọ ń pọ́n yóò lọ́wọ́ kan ọ̀ bí á ń tó pọ́jọ́ mọ́rí ní fi ń pọ́n yóò ní olórí búkẹta àti wọ́n fi àti àtògógóró kó lè bá kóra jù bíkọ́ sí ọ̀rá pọ̀ sànsàn wọ́n tàn bá fi sí yóò sì máa yọ̀dín bí ẹlẹ́dẹ̀ kalẹ̀ yóò máa yọ ìdín báyìí ìdí ó máa tú tú tú tú báyìí ìtọ́mà nẹ́bí adama ń kú síkún ara rẹ̀ náà wọ́n tó bá ń jẹ́ ìwòwọ́n ó gbọ́n gan mọ́ padà ń dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀tí notice àbí kí ni mo ti lóòjẹ̀ ti pé wallahi ajá mú kọ́kọ́ fi notice ó ní bàbá kẹtọ́ ọmọ rajá ládùgbà bóyá ìrìn gómọ̀ tí wọ́n ké mo fẹ́ rajá rajá rajá dé mi mọ̀ bí wọ́n wá àdúgbò alóògbà tí mo ń gbé kí bàbá yìí ó ti di bí ajá ọ̀tọ̀ like clearly like a, dog they go kódà ó mọ̀ ń gbó tó bá dé tí wọ́n ń gbó ẹ̀rù bí ajá ní gbó ni ó ní gbó tó bá ti dé báyìí gbogbo ajá àdúgbò ma ń fi erí gẹ̀rì wọ́n ti máa ẹ́ Boko Haram àwọn ajá nì <laughs> terrorist kidnapper àwọn ajá nù kidnap wọn nù mo fẹ́ ho ho ho bí ṣe ma ń gbó ní wọ́lá díkí exactly like a dog lọ́wọ́ àwọn ìyá tó ma ń jòkó sí bí ẹlẹ́dẹ̀ bí ẹlẹ́dẹ̀ ṣe rí náà tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ní bóòlù sì jòkó ti ẹlẹ́dẹ̀ wá ní kílẹ̀ ń ta ẹlẹ́dẹ̀ àà ah! ẹlẹ́dẹ̀ bó wọ́n láì sẹ́gbọ́n ẹgbẹ̀mọ́ mọ́ sọ pé lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ neutralize báyìí ni mùsùlùmí kódà mùsùlùmí kó mọ́ sí gbọ̀nkẹ́ láìkò ní jẹlẹ́dẹ̀ kódà kó mọ́ kírùn bọ̀ mọ́ fẹ́ bàjẹ́ mọ́ ìgbà ọ̀dọ̀ àwọn kírísítẹ̀ ló ti ń fẹ́ bọ̀ wá mo fi mọ́ ń tẹnu kí nínú bíbélì yìí sẹ́ àrámù ní kí ẹ jẹlẹ́dẹ̀ kò tọ́ wallahi nínú báìbù kí yẹn jẹlẹ́dẹ̀ kí wá ló wá dé kí ló dé ẹlẹ́dẹ̀ wá dóúnjẹ ó wá dérédèrèdè ó wá dé gbogbo ángù báyìí ẹwà gítà yóò kún bẹ bámú tí wọ́n rẹ̀lẹ́dẹ̀ kódà ẹ̀rẹ̀ lómi ike tí tánfẹ́ ó ti ní kí òfò kan tánfẹ́ tàbáyì mo rí kanjọ ẹnikẹni bóyá kò wọ́n bẹ́ẹ̀lọ àyẹ́ tó fi ọrọ́ sí ó wọ́n tàló ẹ ti rárí àmì bóòlẹ̀ sí ẹni ní tó sọ́jú ní kò ní wọ́n ni náà mo fẹ́ sáré kàkíníkà fún ẹ wo nínú Deuteronomy mo fẹ́ kà fáwọn Christian ni o ó kìlẹ̀ ní Quran Ọlọ́run sọ ní Quran Suratul Maida Quran chapter 5 verse 3 àbí 4 huburimat alaykumul maytatu wad-damu wa lahmul khinziri Ọlọ́run ni ó di àrámù fún yín ẹ gbọ́dọ̀ jẹ verse 3 náà ni àbí ẹ̀ verse 3 Suratul Maida chapter 5 eh, Quran chapter 5 verse 3 it is haram forbidden for you láti jẹ́ kíni alimayitatu to eat a dead meat o ẹran òkú mbete ẹran tó kú fún ààrẹ tẹ́ẹ̀dù kódà kò bá jágùn tó kò bá jẹ wúrẹ́ tó bá ilé kú fún ààrẹ gbọ́dọ̀ jẹ wàdámù dọmbọ̀rọ̀ blood wọ́n ma ń sí ẹ̀jẹ̀ everytime yẹ burúdé ọ ń sí ẹ̀jẹ̀ wá ń jẹ wà lahmul ọlọ́run lẹ́ẹ̀gbọ́ àti ẹran ẹlẹ́dẹ̀ gbàtọ́lọ̀n tí wá kàwọn àmá òwe ilá ìrọ̀gọ́rìn láì bí wàlùmọ̀ kọ́nìkọ̀ gbàtọ́lọ̀n kàdé sálẹ̀ ọ́nà pé dhalika fiskun ìwà pòkí ìṣẹ́ rí ibú ní kí ẹ̀mọ̀ ìjàmọ́ kíní wáwọn ní bíbélì náà eh, Deuteronomy chapter 14 verse 8 and don't eat pork <laughs> ìwọ kò sì gbọ́dọ̀ ìwọ yóò jẹlẹ́dẹ̀ <laughs> ẹ́ so lọ́bẹ̀ ìwọ yóò ara o ẹ́ ìwọ kìsì yóò jẹlẹ́dẹ̀ ṣe ni bíbélì kọ́ lọ́wà di túnlọ bí i ó wá sọ ní pé since pigs have divided, have divided hoofs because àwọn ẹlẹ́dẹ̀ wọ́n ní divided hoofs they do not chew their cord don't even touch a dead pig ọ̀ oh, tí ẹgbọ́dọ̀ fọwọ́ kòkò ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ tó bá ti kú ọgbọ́dọ̀ fọwọ́ kàn ah àfá ọgbọ́miyé so ẹlẹ́dẹ̀ tó ti wà nílẹ̀ tán ti pa ọgbọ́dọ̀ fọwọ́ kàn kàn ìwọ sì ohun tó gbọ́dọ̀ fọwọ́ kàn ìwọ sì sọ sórí ahán ó sì gbé sínú ọkọ̀ ẹ́ so ẹ máa wo yẹn tó kà mí fún ó tún wà nínú Leviticus náà bákanáà Leviticus ó ti ẹ̀pọ̀ gan nínú uh, chapter 11 verse 7 to 8 ipé and the pig because it part the oath and is cloven-footed but does not chew the cord is unclean to you kò mọ́ ẹlẹ́dẹ̀ ò mọ́ fún yín láti jẹ you shall not eat any of their flesh o gbọ́dọ̀ jẹ̀bi kẹ́kẹ́ nínú ara wọn and you shall not touch their carcasses òkú wọn ò gbọdọ̀ fọwọ́ kàn they are unclean to you nǹkan ẹ̀gbin lẹ́lẹ́dẹ̀ fún yín bíbélì ni o Leviticus ni o ó tún wà nínú eh, Isaiah náà chapter 66 verse 17 ìpé those who sanctify and purify themselves to go into the gardens, following one in the midst, eating pig's flesh, and the abomination and mice shall come to an end together, declares the Lord. Ọlọ́run sọ oríwọ̀ tó wọnú àwọn ọgbà, tó lọ ń jẹ lẹ́dẹ̀, tó ń jẹ àwọn tí ọ̀dá, <laughs> tó ń jẹ èkúté, gbogbo yọ lọ́wọ́ pàyẹrẹ dànù ní inú àìsáyà lọ́wà, gbogbo yọ fòpin sí. Isaiah Isaiah lọ́wà <laughs> Allahu musta'an Allahu musta'an ó tún wà nínú Leviticus ó yí sí ni ó kò the same thing it part uh, part the roof that kàlẹ́ kan yẹn òun náà tún ni ó tún wà Romans nínú Timothy ó wà ń bẹ́ẹ̀ naam okay eh verse mo afẹ́ verse wa very important because ẹlòmí sọ pé eh Paul la lè jẹ́ Paul kí ló kàn kí Paul kí ló kàn wá Paul mo ngun tó wà nínú ó wà narrated nínú Matthew nínú New Testament le Matthew chapter 5 verse 17 to 19 ipe ó ní Jésù sọ ńbẹ̀ ìwọ Christian mo gbọ́ tán ní Jésù sọ ńbẹ̀ o do not think that I have come to abolish the law or the prophets mọ́ rò bí a mọ́ wá láti wá pa òfin tó ti wà wájú rẹ̀ tó gé pọ́ọ̀lù ẹni bí pọ́ọ̀lù pọ́ọ̀lù ló wá parẹ́ jésù ń sọ fún òun lẹ́ ń kà yí pé jésù lẹ́ mọ́ rò bí a mọ́ wá láti wá parẹ́ o i have not come to abolish them but to fulfill them mi wá láti wá parẹ́ àmọ́ kí wá mú wá sí ìmúṣẹ ni because it's christian average christians of india ni pé eh it you know in the old testament then he used to sacrifice sacrificial lamb but today jesus has died for our sin gbogbo àwọn story story story eh Jesus will have died for your sin but wá jíde padà ń kọ́ tán bá lè yẹn sacrifice kan tó mọ̀ pé Jésù èyí ṣe sacrificial lamb ó ní pé tán bá lè sacrifice kan ẹ dákun ẹ máa wò ẹran léyá mo ní mo pa fún Ọlọ́run mo sacrifice àbí kí wa wá mẹ́rin padà ah <laughs> ẹ̀yìn náà wó náà tẹ́nu bá jí padà mo sacrifice ni. ní tó sacrifice kan túnmọ̀ nípa ọyọ̀ ń dá rẹ̀ halas so Jésù wọn sọ pé mọ́ òbí àwọn akánsù òfin tó ti wá yìí wá kánsù rẹ̀ o gbogbo àwọn fi deuteronomy yẹn sì work in kánsù rẹ̀ i have not come to abolition of for truly i say to you until heaven kíníkà kíní wọ́n sà kọlọ ìsẹ́lẹ̀ bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àkàtàlíkà fún yín so ẹ̀dàkùn ẹjẹ́ ká ah, kí náà ń pè ẹjẹ́ ká fi gbogbo àwọn kíní ilẹ̀ ẹlẹ́dẹ̀ ìtúwẹ̀ ní pé àmọ́mọ́ kanú bíbélì pé kọ́lùbà pé àti mùsùlùmí kọ́mọ̀ ní pé ìyá ìpé you know because because you are a muslim no àti muslim àti christian the same are gbọ́dọ̀ jẹ́lẹ́dẹ̀ imọ́ tún fẹ́lẹ̀ ìtún corruption tán bájà láwùjọ wá ti pọ̀ ẹ tún kọ́ ẹlẹ́dẹ̀ wá ká tó wá sọ àwọn àìsàn burúkú tó burú já ìtí mẹ́lá ẹlẹ́dẹ̀ ha Allah ẹlẹ́dẹ̀ ti ń jẹ òkú tẹbáàbì tàbí mọ́ sí ẹlẹ́dẹ̀ dáadáa àwọn ìmọ̀ parí ní ẹbá ń gbọ́mọ̀ mi wọlé o ẹlẹ́dẹ̀ ó jẹ ọmọ bẹ́ẹ̀ni tọ́mọ bá dìlẹ̀ yóò jẹ kí ló ń sọ yìí ẹlẹ́dẹ̀ ó wú òkú ọ̀lẹ́ yóò ti ẹnu bọ́dìlẹ̀ yóò jẹ òkú yóò jẹ tẹkùntẹkùn ẹyin burúkú kò sí egun tí ò lè fọ́ kí lẹ́ ń sọ yìí ẹlẹ́dẹ̀ tí ó mọ̀ yíra nú ẹ̀rọ̀ fọ́ tí ó mọ̀ jẹ ìgbẹ́ ẹlẹ́dẹ̀ tẹ́mánsìn ládùúgbò ẹ sàkó mẹ́n òun rò burúkú ṣètọ́nù bá tún wá kan láwọn ọ̀nà tẹ́fì ma minimize ohun rẹ̀ ẹ̀ ti nílẹ̀ ṣe máa ṣe o ti láwọn kàmí tẹ́tù máa lò súdọ̀ sọ́n pé ohun iná ń kì mẹ́bì kan ni tó bá yá inú ìlú wà ga tó yìí yóò wà wà láyé ní ṣe ọ́ ṣẹlẹ́kọ̀ẹ́jẹ́ ká pa ogun kìíní tí wọ́n mùsùlùmí náà sì ní mọ́gbà kan gbé kìíní sẹ́gbẹ̀ ṣọ́bù rẹ̀ yẹ́sà àgbà ń bí ẹgbẹ́lẹ́dẹ̀ lọ ẹ sọ̀rọ̀ náà àmọ́ sọ mùsùlùmí dípẹ́ ọlọ́run ò ṣe bíjà kìíní wọ́n jẹ́ ká burú mọ́ wàwùjọ wa ọ ní sọ̀rọ̀ because kìíní ọlọ́run ò ṣe bíjà sẹ̀mí aláwọ̀mọ́ ní àmìdá ọlọ́run ó ti sọ yí di pé kò sábúrú tẹ́lẹ̀ gbé wáwùjọ ẹ gbà wọlé ìtẹ́yìn kí ń gbà náà ní dáadáa ló jẹ́ kí súnà nìkan lẹ́mọ́ta kò ládùgbò mo tún fẹ́ lé point kẹsí yìí ṣe ń pàwọn kan wà tán ma ń parọ́ ma láwùjọ ń bí ni microphone wa pé ẹ dákun ẹ̀sìn àwọn wà sí tẹ́mẹ́sẹ̀ láàárọ̀ àmọ́ ń gbádùn rẹ̀ dákun ẹ ma sọ́lọ̀ àwọn àwọn náà bá kóra àwọn jọ líjìlíjìlíjì báyìí mẹ́kúnmọ̀ pẹ̀lú Islam nìkan náà mọ́rí gbógun tí wọ́n sì ní gbógun sùmílà wọn náà church tó wà lókè mẹ́yẹn wọ́n ṣe program kan nílùú last week opposite ti mẹ́rin ni o wallahi nílé wa lọ́kàn nínú kangun mẹ́rin a sì ń gbọ́ gbìngbìn báyìí mọ́júmọ́ túrọ̀ tó rí gbogbo ẹ̀mọ̀ ló mọ̀ náà àdúgbò mi ẹ́ tàtù dí títì ìgbà mí ẹ̀rọ mọ̀ kọjá mẹ́rin láàárọ̀ gan ní Tuesday kí èyàn kánjú lọ bí iṣẹ́ ó dọ̀pọ̀ sí mú láti ti ibi church déwájú mi ọ̀ sí ní wùsù kàtí ọgbìn bá ẹwà ìgbájú kọjá mo ṣọ́ọ̀kì tó pí bí àwà àwọn onísúnà láti program táwọn ìwá pọ̀ báyìí ni wallahi wọ́n ti gbẹ́jọ adọ́dọ̀ kwara state government kódà mo ṣọ́ọ̀kì lórí títí làrísí mọ́pàá pé kí ní fọ́nà mẹ́rin gáìsí náà ẹkọ́ lọ́nà fún àná ó kọ́lẹ̀ lè gbáyẹ̀ gẹ́ because what eh, wọ́n ti aburú yẹn ṣètọ́nù ní àmọ́ pé àwọn ọ̀gọ̀ta àmọ́ ń sọ yẹn ṣètọ́nù ní fún wọn ipẹ́ ọlọ́wọ̀ sí bìjà ta lọ wá ń bìjà ń bí kí ló kàn pẹ̀lú pé wà sí wọ́n ti lè jù kí ló kàn sí bá lọ́wọ̀ sí bìjà ní kí ló kàn pẹ̀lú rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tí máa lómi káàkiri níbi òtẹ́ mẹ́jọ ni wọ́n gbà gbogbo àdúgbò fẹ́ sùn níbi òtẹ́ tó wà ń bì láwọn àwọn kírísẹ̀ náà gbà gbìn gbìn gbìn bá ọ̀ nílùú wọn kankúra wọn dìde pé a fẹ́ lọ ẹ́ nígbà àwọn christian dámú wọn lùlù wọn zẹ́gínà nìkan àmọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹn ìmọ̀ ní wọn lára ẹlẹ́lẹ́dẹ̀ bá kọ́lẹ́dẹ̀ tó gún mẹ́ta wọ́n gbà wọlé ma tẹ́lẹ́dẹ̀ ma sàbútọ afẹ́ sí àmọ́ wà sí gidi rọ́ àfẹ́ gbọ́yùn ibẹ̀lọ ọlọ́run sí bìjà ń bẹ̀rùn ẹmọ̀ pa àwọn gáìsì yẹn tàbá fún wọn lẹ́ ẹgbùn kẹ́mẹ́yìn tàbá fún wọn lẹ́ àwùjọ ó da àwọn ọ̀dọ́ ó dàgbà báwọn èèyàn gidi tí wọ́n kọ́ lẹ́sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n dẹ̀ ní kò sí kílẹ́fẹ́ gbà lọ́wọ́ yìí àwọn èèyàn mọ̀ tó ẹkùn wọ́n mọ̀ ọ̀tún sọ́sì níbi ẹ̀sìn Ọlọ́run náà kọ́dà níbi ọ̀rọ̀ ayọ́ wọ́n wà guided àmẹ́já fún ẹlẹ̀ sọ àwọn tí wọ́n bá tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ inẹ̀kọ́ ló ti dọmọ tí ń lọ sọ́ọ̀sì káàkiri ọmọ ẹlòmí àgbà yahoo ní kò rí kẹ́kẹ́ sí sí àwọn tí wọ́n ń ṣe wà sí fáwọn ìlàwùjọ káwùjọ mọ́ bàjẹ́ òun ní ọmọ ilé káàkiri سو هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك شهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته